الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ليبتي آه، الشيخ محمد بن أبي الوهاب رحمه الله تعالى تما آه، شيء علي أمان واكد الإسلام أمان شيء علي فراني أقسام التوهيد aqsam at-tawhid àwọn ìpín tí at-tawhid tí ó pín sí wọ́n ní at-tawhid thalathatu anwa' tawhid ọ̀nà mẹ́ta ni ó pín sí alákọ̀ọ́kọ́ ni tawhid rububiyya ẹlẹ́ẹ̀kejì ni tawhid uluhiyya ẹlẹ́ẹ̀kẹta ni tawhid al-asma'i was-sifat mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbọdọ̀ pín sára mùsùlùmí kí ẹ tó lè jẹ́ mùsùlùmí tí Ọlọ́run bá gba ìjọsìn rẹ̀ alákọ̀ọ́kọ́ta gẹ̀ ní tàwíhìdì rububiyya wani huwa alladhi aqbara bihi al-kuffaru fi zamani fi zamani rasul sallallahu alaihi wasallam wa qatalahum rasulullah sallallahu alaihi wasallam wastahalla dima'ahum wa lam yud wa lam yudkhilhum dhalika fi al-islam tàwíhìdì rububiyya yẹ oni èyí tó ṣe pé àwọn kèfèrí ní tàìmà nabi sallallahu alaihi wasallam wọ́n fi rinlẹ̀ àwọn náà tani rọ́bù wa na fi pè ní tàwàhídò rububiyya ai tani rọ́bù ai ta bá bèèrè lọ́wọ́ àwọn kùfàr àwọn ẹlẹ́bọ̀ wípé ta ló dá yín ta ló dá yín ta ló lè fún yẹn lẹ́mí ta ló lè gbẹ̀mí lọ́wọ́ yẹn so ti bá yẹn àbí ta ló ń darí gbogbo ayé àwọn nǹkan tó ṣe pé iṣẹ́ Ọlọ́run ọba tó pé Ọlọ́run nìkan ní ma ń ṣe yẹn ìyẹn náà pè ní tàwàhídò rububiyya eléyìn kọ́ àwọn kùfàr àwọn kùfàr tọ́lọ̀ọba rán wọn nẹ́bí ọlọ́ọba sí sallallahu alaihi wasallam alaihi wasallam wọn ò jíyàn wọn ò jíyàn so yí máa yàbí tó ń ti pé wọn ò jíyàn tàwídì tàbá bèèrè lọ́wọ́ Abu Jahal ipé ta ló dáa kò ní ní pé Allah ti tí mo ń sin yìí ló dá mi al-Izza yìí ló ni ó gbẹ̀mí rẹ̀ Allah náà ni <clears throat> ta ló rọ̀jò láti sánmà Allah náà nìṣẹ́ ta ló dá odò ta dá pata ta ló dá gbogbo òkè sánmà àtilẹ̀ gbogbo wọn ní pé Allahu Allahu ni so tawhidu rububiyya ni eléyìí ò tí tó láti sọ yẹn di mùsùlùmí kò séyàn tí ò níbi lìfèlè kódà wọn tí wọ́n ń sin Ọ̀ṣun Òṣogbo Ṣàngó Ọ̀kọ̀yà àwọn gbò bìlífù pàwọn kì ní ẹ̀ ló dáwọn because àwọn náà rẹ̀ ti jọ táwọn náà lọ ní ogbó tí wọ́n lọ gẹ́gi tí wọ́n gbẹ́ fúnra wọn tán gbẹ́ tán sọ di Ṣàngó àwọn náà rẹ̀ ti jọ tán lọ kó yẹ̀pẹ̀ tán mọ́ àmà tí wọ́n mọ́ ọkọ̀ ya fúnra wọn bóò ló ṣe wá dé tó wà ní pé igi tó lọ gbẹ́ òun ló dámi so in tán jà sí kọ́ ní pé igi yìí ló dámi ibi tí wàhálà wà kọ́ yẹ àwọn náà gbà pé Allahu bọ̀ wọ́n pè kéde eh, supernatural being kan bẹ́ eh, tó ṣe pọ́ ló dá gbogbo wa ilé ìtẹyẹyẹm so bàbá ní pé ilé yóò wá sọ wọ́n di mùsùlùmí yóò tó ti kọ́ gbà so tó bá ń sọ fún yẹ̀ pé ó ti ṣẹbọ mọ́ ni pé ah ṣe bí mi ìgbà pé òsà ló dá mi mọ́ gbà pọ́lọ̀ ló dá mi ẹ̀yìn àwọn ẹlẹ́bọ ànẹ́mẹ́ gbà pọ́lọ̀ ló dáhùn àwọn náà gbà ẹ̀hẹ̀ èyí ó ṣe sùúrù ni wàhúwà tàwíhìdù oní ma ń pè ní eh, singling out Allah with his actions ó láwọn ṣe kò tó ṣe pé ọlọ́ọ̀bà nìkan ní ma ń ṣe kawàgbà pọ̀lọ́ọ̀bà nìkan ní ma ń ṣe yẹ̀wò tawhidu rububiyya ni ẹ̀hẹ́ bí an ya'takida anna Allah huwa al-khaliqul maliku li kulli shay'in al-mudabbir li jami'il umur oníkíyẹ gbà kí ọlọ́wọ́ ọba òun lọ́ba dẹ́dà òun lọ́ba tó lágbára ló gbogbo nǹkan òun lọba tí ń darí gbogbo alamari so a dẹ̀ mọ́ ń ṣàlàyé fúnra wa ń bíbí iná yí pé tó ń ti rí tàwíhìdò rububiyya yí bó ṣe jẹ́ tàwíhìdò fitri eh, tàwíhìdò tó bá fitrọ wa mú àwọn yẹ́sì tó ń kó sẹ́bọ níbi tàwíhìdì rẹ̀ níbi bí iná tó ti pàwọn ẹlẹ́bọ àní bí àpẹẹrẹ kábílé fi pé àwọn ènìyàn wà tán lágbára láti rojò ní dẹ̀yìn ọlọ́run ọba àwọn ènìyàn wà tán lágbára láti tí ojò ọlọ́run ni mo fẹ́ rojò wà ní kókò gúdọ̀ ọ̀rọ̀ ah tàwídò rububiyya ló ń takò díẹ̀ because in tí ó bá láàkáyì ni tọ́lọ̀ bá ní kó gúdọ̀ ọ̀rọ̀ kó gúdọ̀ ọ̀rọ̀ náà ni nínú ẹ̀nà ni ìnígbàgbọ́ àwọn súfí àwọn ahlu tasawuf tán nígbàgbọ́ wípé àwọn awliyahu àwọn wọ́n ní tasarrufu fil qawli àwọn náà lágbára láti máa darí àlámọ̀rí tí bá ń ṣẹlẹ̀ láyé nínú ẹni àwọn autad nínú ẹni àwọn agwath àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ yẹ ikí àwọn eléyìí o eh, kí náà pé wọ́n lágbára àwọn náà ní nǹkan tán darí nínú ayé àwọn ṣíyà náà ní àwọn ìròrí gbogbo àwọn ìròrí so a tún gbọdọ̀ nígbàgbọ́ pé wa huwa ọlọ́ọ̀bá ni ọba tí ó ní rízìkù lọ́wọ́ ilé náà takò bìlífù yí pé àà wọ́n ti gba rízìkù mi ní àwọn ilé wọ́n ti gbá wọ́n ti fẹ́lò mi ókè alọ́lọ́ọ̀bá nìkan ló ní kíní lọ́wọ́sẹ̀ ẹnìkankan ò lè gbá bóòlù sí wá ní bìlíf gẹ́gẹ́ bí mùsùlùmí ipẹ́ nìkan gba rízìkù rẹ wálẹ̀ wọn ò lè gbá wọn ò lè gbá wàláhì wọn ò lè gbá ọlọ́ọ̀bá nìkan ni ọba tó ní ìgbà tó dẹ̀ ti wà nínú ìyá rẹ tó ti pé bí 120 ti rán màláìkà ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه ìgbà tó ti wà nínú ìyá rẹ̀ lọ́lọ́ ti rán màláíkà ipé ẹkọ̀ǹkan báyìí ọlọ́wà ní pé ó yá màláíkì yíò kọ̀ǹkan mẹ́rin nípa rẹ̀ nínú kẹtọ́lọ nìkan kọ nínú ìyá rẹ̀ o ní rízkù rẹ̀ in tó jẹ in tó fi ṣẹ̀mí wọ́n ti kọ́ fún ọ̀lá kò tí yẹ báyìí àrí tó bá kú a single drop of water omi ẹyọ kan bí cup of water kan àbí drop ẹyọ kan tó kù nínú risk tọ́lọ bá kọ fún ọ wàláhì tó bá mú oníkò láyé aróyàmọ́ ní ọni kódà bó ṣe lẹ́yìn ọdún kan ló tó rí mú a ní tọ́lọ ti kọ mọ́ òní fún ọrù <laughs> tàbí bá gbọ́ príncipù kékeré yé ni ìwọ̀n bá ni wà láwọn láyé àní ìṣọ́rí ìgbà tó wà láyé tẹ̀ in tó ṣe láyé ohun ni kan wáṣẹ́ kan tó jẹ iṣẹ́ halal bó ṣe ṣúmẹ́ka ló ń ṣe ní iṣẹ́ halal ni bó sásọ ló rẹ́ ní iṣẹ́ halal ni kò tí ìbáyìn àbí wáṣẹ́ halal mọ́tajà mọ́ta oúnjẹ kódà kó mọ́ta ọ̀tà lásán iṣẹ́ halal ni bọ́lọ̀ bá di mílíọ̀ní alátàràbẹ̀ wàláhì ó di nítorí ọlọ́ọ̀bá ti kọ rízìkì yẹn fún in tó so káwà nígbàgbọ́ pé àwọn ènìyàn káwà tàbí gba rízìkì wá o ti fẹ́ mọ́ takò wa huwa al-muhyi wa huwa al-mumit ọlọ́ba nìkan lọba tó lè gba ẹ̀mí èyàn ọlọ́ba nìkan lọba tó ha wọ́n lè pààyàn wọ́n tún pàṣàrí èyàn àwọn ilé yóò gbẹ̀mí rẹ o ṣe ní ni ọ̀tọ̀ ní kọ́lọ̀ ń fi ẹnìkan ṣe sábàbù ikú ọ̀tọ̀ ní pé ni ó yìnbọn ọ̀tọ̀ àwọn ẹnìkan because àwọn ẹnìkan àwọn kan àtàn believe pé àwọn ẹnìkan wà wallahi wọ́n kàn ní kẹ́mì ẹ jáde náà yóò sì jáde wọ́n tó ra kẹ́mì wọ ara rẹ̀ yóò sì wọ ara rẹ̀ ó ní ọkùnrin kan tó pè ní eh, Habib Ali Al-Jifri àwọn Sheikh Salih Al-Fawzan Sheikh Ubayd bin Abdullah Al-Jabiri wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọkùnrin yìí kọ́ ọkùnrin yìí ní táìmù tàbà yìí mushrikun náà máa pẹ̀ ẹlẹ́bọ náà máa pẹ̀ ọkùnrin yìí bílí fi pé àwọn awliyahu fi quburihim àwọn wòlí tán nínú sàárè wòlí kẹpẹrẹ èèyàn 1 million wó dẹ̀ máa pè lẹ́ẹ̀kan náà yóò sì máa fún oníkálukú wọn ní nǹkan tán fẹ́ nínú sàárè sí هذا ربوبية عفوا ni pé فماذا أبقيتم لله kíni kete wa ṣẹ́kù fọ́lọ́wọ́ ba nígbà tí wòlí ẹyọ kẹlásán ó ti adúyẹ 1 million wòlí mi náà ó ní adúyẹ 1 million ẹwà dúrà àwọn wòlí tán kó káàkiri tán láwọn ní aláwọ̀ agẹ́tẹ̀ tí wọ́n padà afẹ́ wà useless somehow to them فهذا والله من الشرك والله شرك عظيم ẹjíkájí nà sí àwọn kamaye وقد كان الكفار يعتقدون هذا àwọn kùfàr wọ́n ni ẹ̀jẹ̀kọ́dù eléyìí ìtorí ìdí ní pọ́lọ̀ bá ń sọ ní Kùránì pé kulman yarzuqukum minas sama'i wal ardi ọlọ́bá sọ fún wọn ta ló ń ṣe rízikù fún yín ní sánmà àtílẹ̀ amman yamliku sam'a wal absar àbí ta ló ní wa man yudabbiru al-amr ta ló ń darí gbogbo alámàrí bèèrè lè lọ́wọ́ wọn ṣàkígbà tánà bí bèèrè lè lọ́wọ́ wọn ó yẹ kán mọ̀ ní pé àwọn òsáwá ní rárá wọn mọ̀ ní pé fasayakuluna Allah wọn mọ̀ ní pé Allahu ni ó fakul Ànábì wa sọ fún wọn 31 so àwọn àyà tó ń tọ́ka lórí so bàbá ní kí ó láwọn ẹnìkan tó ṣe kí ó lásìkò ta wà yíò àwọn ọmọ ní pé tawhid òun náà ni rububiyya nìkan ni wọ́n ni rububiyya ni tó bá ti gbà pé Ọlọ́run ló dá wa Ọlọ́run nìkan ni ó pa wá kíní kan ilé nìkan ni tawhid tó ní so so wọ́n ní kí fàmílà alkhata ìmá fassara bí sejid kutub qawlahu ta'ala wa huwa allahu la ilaha illa hu faqala ay fala sharika lahu fil khalqi wal ikhtiyar nínú fi dhilal al-qur'an a fi dhilal yaluko sí pé eh, tafsiru la ilaha illa allah ó ní pé ohun tolo ohun ba tolo ba sọ wí fa huwa allahu la ilaha illa hu ó ní pé tume ní pé kò sí sheriku pẹ̀lú kò sí pàtínà pẹ̀lú ọlọ́run ọba níbi ìdẹ́dà àti níbi ìṣẹ́sà eléyìí kọ́ ohun tú eh, tawhid sí tawhid gbogbo bí yà nìkan babban la mistake lélé yìí wọ́n ní pé ní wípé ẹnikẹ́ni tó bá fi tawhid gbogbo bí yà tó kò tí sọ ẹ̀jẹ̀ rẹ̀ kò tí sọ dúkìá rẹ̀ a ìtumọ̀ ní wípé tawhidu rububiyya nìkan o kò tí sọ yẹn di musulmi an bí Allah subhanahu wa ta'ala kó Islam ní wíwọ́ tí ó pẹ́ gbẹ̀rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ní tawhidu al-uluhiyya léyìí tí a Allah subhanahu wa ta'ala kó mú ẹni kọ̀kan wájú lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته